إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها فإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله عما يعدكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله العظيم الحمد لله رب العالمين إلا الأولين والآخرين والصلاة والسلام على رسوله وعبده محمد بن عبد الله وعلى آله وصحابه وأزواجه أمهات المؤمنين وتابعين وتابعيهم وتابعين تابعيهم بإحسان إلى يوم الدين ما بعد ọpẹ́ ni fún ọlọ́run alhamdulillah ọpẹ́ ni fún ọlọ́run alhamdulillah àpàdé ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin ọba tó ipò náà ló dáwọn ẹni àkọ́kọ́ òun ló dáwà ń bẹ lórí ilẹ̀ ayílé ní gbàtà àbá sí ń bẹ̀ má káyé tó má kátóyé tó tán gbogbo ẹni tí ó tó máa wáyé ọlọ́ọ̀bá náà lọ́bọ̀lùsẹ̀dá wọn mímọ́ fún ọlọ́ọ̀bá náà ìgà ní ọlá fún ọlọ́ọ̀bá náà ọba tí a jẹ́rìí pé inú sánmà àti ilẹ̀ yọkan ni kò pé méjì kò lórógún ìrọ̀ ọlọ́run ni mọ́jà ní ọlọ́run lẹ́yìn ẹ̀ mọ́já sí nǹkan mí lẹ́yìn rẹ̀. Amin. Mọ́sẹ̀ jẹ́ ká tán sórí dáadáa. Amin. Àǹfààní tó tún wá fún alọ́dún yìí tó ní ká máa bẹ́nu Ramadan, oore tí a máa rí Ramadan, oore ayé ìrọ̀lọ́ má fi dùn wá. Amin. Oore àlèkíá má fi dùn wá. Amin. Gbogbogbò fúru wa, gbà níjọsí fún wa. Amin. Má aláyà. Amin. Àwọn òkúdẹ́ káàtó mọ́sẹ̀ fúrẹ́ ẹ̀sẹ̀ wà jìn wá. Amin ya Allah. Àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún Anábà Muhammad. Sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run bá ní gẹ̀ẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run tí a jí sọ́rọ̀ síwájú ànábì bá ní kẹwọn bá ní gẹ̀ wọ́n àmín wọn mọ̀lẹ́yìn bá ní yọ́nú sí wọn lẹ́yọ nìkankan lẹ́nu wọn gbogbo ajá tẹ̀lọ orí dáadáa bá ní yọ́nú sáwọn náà àwọn náà tá ń bẹ láyé lé ní mẹ́sà yọ́nú sí wa àwọn ọmọ wa àrọmọdọ́mọ wa bá ní yọ́nú sí wọn gbà wá lẹ́rú fi àlìjánà rẹ̀ tẹ́wá lọ́rẹ àmín ó sì kẹwàá kọ gẹ̀wá àmín àtúkẹ́yìn àbọ̀ sí di tafsir al-Qur'an tafsir al-Qur'an al-Karim ìfọ́síwẹ́ al-Qur'an tí ma ń wáyé ní àsìkò yìí ní dédé àsìkò tàwà yìí a rí pé ní àná bíta lọ́nà ni ojúṣe wa ní oṣù Ramadan mọ́lé ní a bẹ̀rẹ̀ láti máa ṣe àlàyé ìfọ́síwẹ́wẹ́ al-Qur'an ní ìjẹta akírò madana káàbọ̀ a sì dúpẹ́ fún ọlọ́run ní àná a bá sọ̀rọ̀ báwo ló sẹ ká bá Ramadan lò àwọn àlàyé yòókù a ma gbọ́ lẹ́nu àwọn àfáà la láwọn àyíká wa ṣùgbọ́n lọ́dún yìí a ní àkọlé a ní àsùntà ẹni tó bá wo ẹ̀yìn wa a rí àkọlé gbogbo ń نحو بناء دولة متطورة نحو بناء دولة متطورة towards towards building a developed country o náà ni báwo la gbé orílẹ̀-èdè tí ó nídàgbàsókè kalẹ̀ hmm. orílẹ̀-èdè yìí ìdàgbàsókè ń ní gbogbo nǹkan tí ó túmọ̀ sí ìlànà ìdàgbàsókè iṣẹ́ ni a rí pé tá bá wo àkọlé ọdún tó kọjá fáwàtà aláǹfààní àti wò wá láti gbọ́ wa ọ̀nà ni asíyásàtú alìsìlám wàlìmùsìlìmùn asíyásàtú alìsìlám wàlìmùsìlìmùn politics islam and muslims ìtàbà sọ̀rọ̀ lè dọ́lù ọ̀dọ̀kọjá nìyẹn tàjá mọ̀ kí ní jòsìlú àwọn ọ̀nà wo ní òṣèlú pín sí òṣèlú ti Islam òṣèlú àwọn ànábí Ọlọ́run asàlàyé òṣèlú tí kìí ṣe òṣèlú àwọn ànábí Ọlọ́run asàlàyé tàbí dórí òṣèlú ìgbàlódé tá ní democracy àti ọ̀nà wo lálìgbàdá sí gẹ́bí mùsùlùmí àti kí ni àwọn àfáà sọlé lórí àwọn tí wọ́n ní a lè kópa ń bẹ̀ kí làwọn ẹ̀rí wọn àwọn tí wọ́n láà lè kópa ń bẹ̀ kí làwọn ẹ̀rí wọn gbogbo àwọn ẹ̀rí ìlàyẹ̀wò lọ́nà tó kọjá tá wá padà fẹsẹ̀ rinlẹ̀ yìí pé àwọn tí wọ́n ní ká dá sí òṣèlú àwọn ní ẹ̀rí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ jù lọ́nà àwọn afẹ́sìn la fi tẹnumọ́ alhamdulillah rabbil الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ibo tá di kọjá yìí lórílẹ̀-èdè wa a rí pé irú tí ó ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ lọ́dún yìí hmm. kí àwọn àfá wa ńlá ńlá ńlá ńlá àwọn àgbàlagbà nú àwọn àfá àwọn ọ̀dọ́ nú àwọn àfá kí wọ́n máa tẹnu mọ́rù sílùú Allahu Akbar Allahu Akbar kí wọ́n sọ pé ẹjá dìbò ẹjá jáde lọ dìbò láàtà àti ẹ̀rùpa lè gbọ́rú ẹ̀ lẹ́nu wọn ìyẹn awareness a rí pé ó ti fẹ́ di ìtìjú sáwọn ẹmọ́ dìbò àwọn afẹ́ dìbò Allahu ariwo àwọn àfáà àjẹ́nà àdìbò ti pa wọn lẹ́nu mọ́ ó ti dìtìjú kódà ti rí wọn já ń pẹ́ sọ ẹ̀pẹ́ ẹnìkan ló wọ́n takò kéèyàn dìbò ṣùgbọ́n kádìbò lábẹ́ ẹgbẹ́ ló ń takò tàbá ti ní individual candidate kó dòun lọ máa polongo òbò ibẹ̀ ní òsìbò tẹ́lẹ̀ ni hmm. tẹ́lẹ̀ ni ẹni a máa ni Hmm. ànígbà mí bẹ ma tó gbọ́ fàtíwà ìlú ah lẹ́nu àfáì náà Allahu akbar Allahu akbar Allahu akbar an bàbá wá sọtẹ́lẹ̀ náà wọ́n ní ìsù alátẹnumọ́ kìí jóná ìsù alátẹnumọ́ ni kìí jóná mi o ìsù mi o ìsù mi o nígbàtá àyẹ̀tá àgbòtá tẹnumọ́ àwọn tí ìbá ní kọ́ náà ti bá wọ́n jẹ́ tí wọ́n fẹ́ kó jí dìtìjú sí wọn lára aná ń pẹ́sọ ní ìsinmi kódà láìpẹ́ iná tó ń sọ mú pé ńgbà tí wọ́n dìbò tí bàbá wa eh, Tinubu wọlé wọ́n láà kan kí ní kọ̀rọ̀ àwọn kan lọ kí bàbá president elect kí wọ́n kí ní kọ̀rọ̀ ní kọ̀rọ̀ wọ́n ṣàdúrà ní kọ̀rọ̀ wọ́n ṣàdúrà ní kọ̀rọ̀ àwọn mọ́dìbò náà sí ni àwọn mọ́dìbò náà sí ni ọ̀rọ̀ ti wáyé padà ó ti wáyé padà pọ̀ báyìí ọ̀rọ̀ tá a sọ lọ́dọ̀ kọjá nìyẹn lọ́dún iná wà rẹ̀ continuation ni inshallah bá ṣe kópa lórí dídìbò ìlànfọ́nú tó kọjá sọ bá ṣe wá kópa nínú pé a níjọba kí ni ó yẹ kí ìjọba ṣe kí lójúṣe ìjọba tá a bá ń fẹ́ ìjọba rẹ̀ nínú ìlú táà ń fẹ́ ìjọba ìdàgbàsókè àwátá ajára àlú kí lọ ẹka wà náà ṣe ìyẹn láàfin mojúṣe wa ìjọba ní mojúṣe rẹ̀ baba bàbá ilẹ̀ Yorùbá wọ́n ní ọwọ́ kan ọ̀gbẹ́rù lórí àgbájọ wọ́n lásìkò tàbí sọ́yà igi kan kìí dágbó ṣe ìkà kì í dágbó jẹ́ ọwọ́ lọ́wọ́ sí kíni ọwọ́ fi máa owó tí wọ́n pa yìí nínú kásí òṣèlú láwọn owó ìbálọ̀ ẹ̀yin ìjọba tọ́lọ ní kí ẹ wà nípò báyìí ọbẹ̀ lórí president àti gbákejì president wẹ́tẹ́ ń bẹ ní house of assembly house of senate governor àti gbádùgbé governor tẹ́bẹ̀ ní house of assembly ẹ lè dá sí o wọ́n sí gẹ́ni ẹ lè dá sí àfikà kúnyín lọ́wọ́ àfikà kúnyín lọ́wọ́ kábà yí dá sí káwà aráàlú náà kúnyín lọ́wọ́ kẹfà ayélẹ̀ fáwà aráàlú kí àwọn aráàlú náà mọ̀ torí díẹ̀ àkọlé ìtọ́sọ́ àlọ́dún yìí náà ni náàwò bìná ìdáwòlátín mutatawwira náàwò bìná ìdáwòlátín mutatawwiratín towards building a developed country báwo la sì lè gbé kalẹ̀ orílẹ̀-èdè ìdàgbàsókè lórí ilẹ̀ ayé táwa náà fẹ́ kí a máa kí wa pé à Nàìjíríà ìlú tó ní ìdàgbàsókè ni tó gbogbo ń tàà fẹ́ lé ní ìdàgbàsókè lá ní hmm gbóntà fi lè ní ìdàgbàsókè ó ní ìbẹ̀lọ́dọ̀ wa indian fi ní ìdàgbàsókè ní rijal èèyàn aléyàn nigeria aléyàn kì síyàn paru-paru kò sí tàà dé láyé tàà jíyàn tẹ́ bá lọ wùdàwó tí mẹ́lá amẹ́ríkà lè ní ipa ọmọ nigeria òkèrè mẹ́ bẹ́bá britain bẹ́ẹ̀ canada bẹ́ẹ̀ france bẹ́ẹ̀ dé italy anywhere in the world ọmọ Nàìjíríà yìí wọ́n àsìlẹ́yìn iwájú la wà lórí gbogbo nǹkan akíkanjú ń bẹ fún wa alágbára lè sẹ́ni wá a ní ọpọlọ inú tí a tó máa ń ní tí ó lè fi dàgbàsókè náà ni àlùmọ́nì mineral resources a ní gbogbo jẹ́ bá ti ń kẹ́kọ̀ọ́ nípa ètò súnowó lórí ilẹ̀ ayé ọ̀rọ̀ economy tí mo wá ń ṣàlàyé àwọn ìlú tí a ní mineral resources ń gbọ́n bá ìdákọ̀ ìlú mẹ́ta sí mẹ́ lórí ilẹ̀ ayé wọ́n dákọ̀ Nàìjíríà lẹ́yìn náà a tún ní wẹ́dà dáadáa wẹ́dà wa kì í gbóná jù wẹ́dà wa kì í tutù jù irú ẹ̀wọ́n lórí ilẹ̀ ayé wẹ́dà mi yóò tutù kọjá ibi tó yẹ wẹ́dà mi yóò gbóná kọjá ibi tó yẹ mọ́ ti wù bẹ́ẹ̀ gbogbo nǹkan lọ́ọ̀bá ọlá lóló sí dédé inú gbèsè ayé wa a tún ní ilẹ̀ ilẹ̀ ọlọ́ra tó pé kò sí tá àgbìn bẹ́ẹ̀ tí kì í nǹkan mí ń bẹ àgbìn fúnra ẹ̀ ọlálẹ̀hù ni ìgbà mí ń bẹ alálẹ̀hù sì máa ká láàmà jẹ́ ẹ̀fọ́ ní inú ọgbà wa láìgbẹ̀fọ́ Allahu Akbar láàmà ká tòmátò láìgbẹ̀ tòmátò Allahu Akbar ẹ̀rí Ọlọ́run sì fi kẹwàá ni Alhamdulillah ìlú ààbò wá ní ìlú ààbò ìlú fọkànbalẹ̀ ìlú jí ò sí ìlàhí ló ń bẹ̀ tá ma lọ tá ma bọ̀ nírọ̀rùn kó tó di pé àdáwò dé àdáwò Boko Haram àdẹ́wò àwọn ajínigbé táà sì bẹ Ọlọ́run bá alékẹ́ ọlá kọ́ bá ní fòpin sí àmín àmín tó yẹ pé inú ìlú iná náà ti ń dì ìdọ̀ Ọlọ́run bá alékẹ́ ọlá bá ní túwásírí wọn ti ń dì àmín tó yẹ pé ìta bá ní bá ní túwásírí wọn àmín bá ní fi ìjọ ipá Tinubu àti gbákejì rẹ̀ bá ní lò wọ́n ní iṣẹ́ rere àmín kí wọ́n mú ìpadà rere bá orílẹ̀-èdè yìí àmín bá ní kún wọn lọ wọn lè dá sí pa ọ̀ká àfi ìkún lọ́wọ́ rẹ̀ Ọlọ́run ìwọ gan níjọba Allah àwọn kan jẹ́ alágbàṣe ni bá ní kọ́ ma ṣe àmín àwa náà dá jára ìlú gbogbo pọ́lì tí wọ́n ma fi wa lò jẹ́ ara gbà járára gbá àmín kò sí ìpadà tí ò ní mú wàhálà dání ẹ̀yin ará ìlú ẹ̀yin Nàìjíríà gbọ́dọ̀ mọ̀ àwọn àgbàlagbà wọ́n ní títa ríro làákọlà hmm. tó bá san dán adógé ìtumẹ̀ ní pé gbogbo ohun tí ó bá ti dá yóò le yóò le bóòlà sí ní sọ́fà kò sí ìpadà kan lórí ilẹ̀ ayé tí ó mú sọ́fánẹ́sì wá a ń sọ̀rọ̀ amẹ́ríkà lẹ́ni amẹ́ríkà di alágbára ilé ayé ó náà dáàmù kéèkà ti parí amẹ́ríkà sún ojí ó sì di super power láà ọlọ́ni walladhina jahadu fina walladhina jahadu fina lanahdiyannahum subulana wa inna Allaha lama'al muhsinin inna Allaha lama'al muhsinin

mọ́jẹ̀mú yípadà ọ̀kanlẹ́jọ́kò tẹ́rẹrẹ kọ wá gbára lé kún fàyà kún ọlọ́ ọlọ́wọ́ fi yípadà sábẹ́ kún fàyà kún inú sọ́dọ̀ rad ayà ilẹ̀ kọkànlá inna Allaha la yughayyiru ma bi qawmin inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́lọ́wọ́ ní yí àwọn èèyàn kan padà lórí jẹ́ bá ń báyí ó gbàtí tó yí padà nú ẹ̀mí wọn ọlọ́run fi yípadà sí abẹ́ máa jẹ́ bí ọlọ́run ó fi sí abẹ́ juhudu bashariya aljuhud albashariya kó mọ̀ ní ẹ̀sọ́bù kó ṣráì kó gbìyànjú ọlọ́run tàbá gbìyànjú ojú ọ̀nà wa afọ̀nà máa bí ẹn tí ọmọ ọlọ́run bá sapá yóò rere rẹ̀ ó lè dọ̀run kó jíyà hmm. tó lè díẹ̀ ká tó bèèrè ìwọ̀tọ̀ ajẹ́mùmìnì ọgbọ́ jókòó ti rẹ̀ rẹ̀ àgbọ̀ jókòó rárá a gbọ́dọ̀ ṣiṣẹ́ a gbọ́dọ̀ náwó a gbọ́dọ̀ nára àti ọmọ ọlọ́run wọ́n náwó wọ́n nára láti báyé jẹ́ àwọn tó fẹ́ táyé ṣe náà a náwó a nára a násìkò látàyé ṣe ṣrọ́bù ni competition ni bẹ́ẹ̀nà alìlhaki walbatil àṣírá bẹ̀nà alìlhaki walbatil ìforígbárí láàrin òdodo àti irọ́ torí díẹ̀ ilé níbi tí a ń lọ ní ọdún yìí o náà ni báwo la ṣe ní orílẹ̀-èdè ìdàgbàsókè báwo la lè gbé kalẹ̀ inú gbèsè ayé wa tí a ń tàn máa rẹ̀ fún òde wa Nigeria the giant of Africa hmm, the giant of Africa Nigeria ní jẹ́bẹ̀ Nigeria là ń ké sí ní gbogbo nǹkan ní agbárí giant ni hmm. torí díẹ̀ bí akọ́fẹ́ yẹ̀wò lè nínà ni asbab ikhtiyari hadhal mawdu asbabu ikhtiyari hadhal mawdu litafsirina fi hadhal aam litafsirina fi hadhal aam kí ló dé ta makọlé kí ló fà ta fi mú àkọlé kí kankan kan sun ají nǹkan tí àwọn kọmitì ronú sí ni tí wọ́n gbé yẹ̀wò ìbò là ń lọ bá ṣe mọ̀rún sí wọ́n ní yarju ikhtiyaru hadha al-mawdu' bi tafsirina bi hadha al wọ́n ní ìdí tí a fi mú àkọlé lọ́dún àwọn àkọ́kọ́ ni wípé láti so eléyìí pọ̀ mọ́ tọ́pìkì tá mú lásìíyà tí í ṣe siyasa al-islam wal-muslimun politics islam and muslims لأن بناء دولة لأن بناء دولة جزء من الفقه السياسي الإسلامي العام العام wọ́n torí pé ìgbé ìlú kalẹ̀ ìgbórílẹ̀ kalẹ̀ ó jẹ́ kan nínú àgbọ́yé òṣèlú tó jẹ́ general politics afayọwá ni ní abẹ́ ìdí ẹlẹ́ẹ̀kejì intihawul intikhabati riasiyati alintiqaliyati al'amma o náà ni pé ngbẹ̀túgbàṣẹ̀ parí ìbò gbogbogbò ni ìbò ààrẹ ìbọ̀njẹ́ lọ sí house of assembly of the senate house of the rep ìbò gómìnà àti igbákejì ẹ̀ àìṣẹ̀ parí ẹ̀ ni wàtàmà ìtìyàrò rọ̀ ìsìlìjẹ̀dì tọ́lọ́sì ní ká ti yan ààrẹ tuntun tá ti dámà ọkàkú kápúra fún ààrẹ wà àdọ́ ìmọ́júlìsì shiyukh house of senate ìgbìmọ̀ house of rep àti yan àwọn náà wà wulatul wilayat states àti bákejì wọn a yan àwọn majalis albarlamaniya filiwilaya bẹ́ẹ̀ ni gbogbo state láti yan àwọn house of assembly member of house of assembly àti yan wọn ilé ìláwà sí pẹ́tò kí lọ ẹkọ́ jójú ṣe wọn àwọn tààyàn yìí bákanáà ìnáhù mòdó sàán ọkọ̀dẹ́ tó wákìtì a rí pé ọ̀rọ̀ tó básìkò imú gan-an nìyẹn ọ̀rọ̀ bóò láti nídàgbàsìkò lórílẹ̀-èdè wa yìí tó pé bẹba ń gbọ́ rédíò náà ni a ń discuss ń bẹ̀ bẹba wo tẹlifíṣàn o náà ni bẹba ń kàwé ìròyìn o náà ni tẹba ara rìn lábẹ́ igi tẹba ń sọ̀rọ̀ o náà ni inú mọ́tò o náà ni ní social media o náà ni bákan náà tí a bá wà ní àpéjọ lẹ́yìn náà nínú ìdí dhanubadu nas ana ma ya múhù yẹlin ti khabat fakot lẹ́yìn náà láti jẹ́ àmọ̀ yí pé àwọn kan rò pé táwọn bá ti dìbò nítọ́ka àwọn òjúbà lọ wà má bá dáhà láyàhù múhùn ètò bá kù lẹ́yìn ìbò ọ̀kan wọn a sáti dìbò àti wọlé ti wọlé ma anna hunaka masuliyat bẹ́ẹ̀ لتحقيق al-ahdaf al-marjuwa kí kó sọ pé àsùntà tá ń fẹ́ aim objective tá ń fẹ́ pé a fẹ́ nílùú rere ààlè lèrè láìsojúṣe wa olórí aṣojúṣe rẹ̀ àwọn aráàlú aṣojúṣe wa ẹ̀rí ìyẹn náà ń pè ní wujubul musharakati aljama'iyya wujubul musharakati aljama'iyya ìjọ́ràn ayan ká ìjọ ṣèjọba papọ̀ amúkẹ́ níkan ní inclusive gbogbo aláṣẹ́kẹ́ ni gbogbo aláṣẹ́sẹ́pọ̀ ẹ̀rí ìjọba àjùmọ̀ṣe inclusive government ìjọba kíni ìjọba àjùmọ̀ṣe olówó yóò dá sí tálákà àjọṣe ni olórí òun ó dá sí ọmọlẹ́yìn òun ó ṣe ń bẹ́ ọkùnrin gbogbo alájọṣe obìnrin gbogbo alájọṣe olé àlejò gbogbo alálójúṣe ń bẹ́ ẹ̀sìn papọ̀ papọ̀ gbogbo alájọṣe papọ̀ torí díẹ̀ yẹ lọ fa ìdánilẹ́kọ̀ọ́ tọdún náhù dáwùlàtí náhù bìná ìdáwùlàtí mútàtàwìrà náhù bìná ìdáwùlàtí mútàtàwìrà towards building a developed country ìdátò dó sí ní ènìrè àtẹ́ntọ́sọ́ àtẹ́ntọ́gbọ́ ládàá kí á sọ́lá kagbọ́ ramadan dáná sọ́mọ́n kàlá mẹ́rin ṣọ́ dáná wa malaikatihi wa ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم